إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجل ببوك ويترابا لكسسر أن يرى سبحانه وتعالى أوين لواره àwọ́ àbọ̀ ọ̀rọ̀ ọba ibi àbúrú ẹ̀mí wa àti àbúrú àwọn sẹ́wà dájúdájú ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá tó sọ́nà kò sẹ́ni tó lè sí lọ́nà ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tó lè tọ́ sọ́nà mo ń pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn yà fọ́lọ́run ọba Allah ojúṣe ọlọ́wọ́ bá sí ní pẹ̀lú ibadallah ẹ̀pẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kẹ́ẹ̀sì lọ́mọ́ ní pé gbogbo kírakíta gbogbo sẹ́tẹ̀yàn sí gbogbo ìráwọ̀bà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá gbogbo ìdìde lóru gbogbo ìgbàwẹ̀ lọ́sàn gbogbo ìképé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo orun gbogbo zaka gbogbo sàárà tí yẹn ṣe gbogbo jẹ́sìn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe lófin fún wa kò lè jẹ́ gbígbà o àyàfi pẹ̀lú májẹ̀mú méjì àwọn májẹ̀mú méjèèjì yìí ó dà gẹ́gẹ́ bí ìyẹ́ ni tí èyàn fi ma ń rìn àbí ma fi ń sínrìn àjò nínú jọ́sìn ọlọ́wọ́ bá subhanahu wa tí kan nú àwọn ẹ̀yẹ́ yìí tó bá fi gé kò pọ́sìbù láti ṣe ní àjò tí kan nú rẹ̀ bá fi sọ́nù ẹni àjò ṣeéṣe ìbádọ́lá àwọn mẹ́jẹ̀mú méjèèjì ta ní bùkátà sí ní gbogbo ìgbà ta bá ń jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ta bá ń ṣe nǹkankan nínú nǹkan tí Ọlọ́run subhanahu wa ta'ala pàwọ́ láṣẹ mẹ́jẹ̀mú méjì ní ìbádọ́lá so mẹ́jẹ̀mú pìlẹ̀ tó sọ pé tí ò bá ti máa bá iṣẹ́ rìn kó tún máa bá ẹni tí ń ṣiṣẹ́ náà rìn kó máa wà lọ́kàn rẹ̀ kó máa wà lórí ahọ́n rẹ̀ kó máa wà nínú iṣẹ́ rẹ̀ iṣẹ́ náà lè jẹ́ gbígbà ọ̀ Ibadallah májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlas májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun wa ta'ala tó ṣe lọ́nà yà ní gbogbo sẹ́tàn bá ń ṣe òun náà ni al-ikhlas wa ma adraka ma al-ikhlas ibadallah kí la ń pè ní ikhlas amruhu laysa bihayyin alamari ikhlas yẹ́sìn ka tó rọrùn wa man da'aha wa man idda'aha so ni tó bá fi claim rẹ̀ falaysa inda kò ní o ibadallah kódà nínú àwọn nǹkan tí àwọn ar tí wọ́n ma ń sáré sí tí àwọn arọ́hibun tí wọ́n ma ń sá fún òun náà ni bóò ní ikhlas wọn bóò ní kò sí ní bàjẹ́ o torípé shaitan harisun kullal hirs ó ń sa gbogbo pa láti ba májẹ̀mú ìjẹ́ níbi iṣẹ́ ọmọ èèyàn tàbá wọ́n sọ̀rọ̀ ikhlas ibadallah ọ̀nà méjì ni a fi ma ń fi ikhlas yẹn nílẹ̀ fọ́lọ̀ ọba aláwọ̀kọ́ òun náà ni pé iṣẹ́ ta bá ń ṣe nínú ìjọsìn kó sì pé a múrogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa níbi iṣẹ́ yẹn so a múrogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níbi iṣẹ́ yẹn ara àti ara so èyàn gbọ́dọ̀ sí máa ṣe nǹkan nínú ìbádà kó wá máa ṣe fọ́lọ́run Ọba kó tún wá máa ṣe fún kẹmí náà gbogbo tó bá ti jẹ́ ìbádà a gbọ́dọ̀ ṣe rẹ̀ fọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo ní ọlọ́wọ́n bá ní aláàlìláhì dínul khalis tọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo ní ẹ̀sìn tó makanga tẹ́yà ń ṣe fún nìkan anábi sallallahu alaihi wasallam sọ nínú hadithi abu huraira so inda muslimin anábi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́n bá sọ pé ana aghna shuraka ya ani shirk èmi ọlọ́wọ́n bá sẹ́ èmi ni mo rọrọ̀ kú níbi kí ní àwọn partners ọlọ́wọ́n bá ló rọrọ̀ kú níbi partnership ẹ̀kú ọmọ èèyàn partnership ma ń strengthen yẹn ni ẹ ma ń ráyàn lọ́wọ́ ni ẹ ma ń tún yẹn ṣe ẹ ma ń kó dáadáa bá nígbà mi ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ pé rárá alémi ni mo rọrọ kúò níbi pé kí n ní pátínà ọlọ́wọ́ ni man amila amalan gbogbo ẹni tó bá fi ṣiṣẹ́ kan ashraka fihi ma'i ghayri so ó papọ̀ mọ́ mi níbi iṣẹ́ yẹn ó ṣiṣẹ́ kan ó tún wá ń ṣe fẹ́ lómi ó ń foríbalẹ̀ fọ́lọ́wọ́ bá ó tún foríbalẹ̀ fẹ́rẹ̀ ó ń pè ọlọ́wọ́ bá ó tún pè niyas ó ń pè ọlọ́wọ́ bá ó tún pè ẹni tó wà nù sáré ọlọ́wọ́ bá ni taraktuhu wa shirka in pàtí àti ẹbọ rẹ̀ tí ń ṣe yẹn in pàtí àti partnership tó sọ pé fẹ́ òun fẹ́ tí Ọlọ́run bá bọnú partnership yẹn in pàtí pẹ̀lú rẹ̀ so aláwọ̀kọ́ ọ̀nà ní tó yẹn fi ń ṣe ìkìláàsì ẹ̀sìn fọ́nà ọba ibadallah oní ẹni wípé a gbọ́dọ̀ mú orogún papọ̀ mọ́ Ọlọ́run ọba ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ibadallah oní kárí mi ò gbọ́dọ̀ wá ń bẹ̀ ọ̀nà méjì tí a fi ń fi ìkìláàsì nílẹ̀ fọ́lọ́wọ́ bá ní ìkan lè jẹ́bọ pọ́nbélé ìkejì ó lè jẹ́ okùnfà ṣẹbọ ó sì lè jẹ́bọ kékeré so náà ni ríyà so al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala ọgbàwa wọ́n ni àwọn olùmọ́sọ pé ìtumọ̀ ìkìláàsì ni pé alla tatluba ala mo fẹ́ káwọn èèyàn rí pé ń ṣe báyìí ni ara tó bá jẹ́ tọ́lọ̀n bá rí tó jẹ́ káwọn èèyàn náà rí o ara pé má request kẹ́ni kankan rí sẹ́rẹ̀ gọ́yọ̀rọ̀lá tó yàtọ̀ sọ́lọ̀n ọba wàlá mujaziyan siwa má sì request ẹni pé ẹnìkan ó san ọlẹ́san tó yàtọ̀ sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala alimamu Yahya ibn Abi Kathir so látara bí ikhlasi ṣe lè tó ẹni tí ó bá ma bí ikhlasi ṣe lè tó alimabinu Qayyim rahimahullahu ta'ala wọ́n ni mélòó mélòó gbà tí ti bá ọkàn mi jà lórí pé àníṣẹ́ Ọlọ́run bá mú nìkan mo fẹ́ ṣe kíní fún òun lè rí mú dúó níbẹ̀rẹ̀ iṣẹ́ tó ń ṣe ibadallah alámọ̀dé ikhlasi ò kó rọrùn èyàn gbọ́dọ̀ máa jára ẹ̀ ni in tó fi ṣe pé ẹni kí fọwọ́sọ̀yà nìyẹn ní pé sẹ́ka tó ń ṣe Ọlọ́run ọba gbà iṣẹ́ tó ṣe tó ń sọ fáwọn èèyàn kí iṣẹ́ tó ṣe tó fi ń ṣe kárí mi iṣẹ́ tó ń ṣe torí pé táwọn ìkáwọn èèyàn fi rí ọ ni iṣẹ́ tó ṣe tó ṣe pé o ń ṣe mọ́nù lórí rẹ̀ o fi ń ṣe fáàrí lórí rẹ̀ lẹ́yìn ìgbà tó ẹ̀kọ́ àníyàn ẹ̀kọ́ bíyàn ṣe ń fi àníyàn nílẹ̀ fọ́nà ọba nìkan ṣoṣo ẹ̀kọ́ níbi sẹ́yìn àwọn náà sì mọ̀ pé annabi sallallahu alaihi wasallam sọ fún wa pé innamal a'malu binniyat àwọn ṣe pẹ̀lú àníyàn ni àníyàn tí ẹ bá níbi sẹ́yìn lè yóò gbàmbẹ̀ o alimamu Yahya ibn Abi Kathir sọ pé ta'allamu an-niyya ẹ̀kọ́ àníyàn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe fàníyàn yìí nílẹ̀ fọ́nà ọba nìkan ṣoṣo fa innaha ablagu min al'amal torí pé àníyàn ó dógóngó jùsẹ́ lọ ibadallah tàbá ti máa ilé ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá fẹ́jẹ́ ká ṣe ikhlas ẹ̀sìn fún so ọlọ́wọ́ bá fẹ́jẹ́ kí a fi ìjọsìn ilẹ̀ nìkan fún bákanáà tó bá wá ń ṣe fọ́lọ́wọ́ bá tó bá sí fọ́lọ́wọ́ bá nìkan náà ló ń ṣe fún ó tún gbọ́dọ̀ máa expect ẹ̀yìn àwọn èèyàn so o túbọ̀rọ̀ máa ẹ̀spẹ́tẹ̀ bí ṣírùkù sí ń ba sẹ́jẹ́ ẹbọ òun ó gba gbogbo sẹ́jẹ́ bíyàn bá ikú lórí ẹ̀ yóò wọ́ná ríyà kárìmí kágbọ́ni kágbúrò ẹni kágbúrò omi kí wọ́n mọ̀ pé mo rí báyìí kí wọ́n mọ̀ pé mo lélẹ̀ kí wọ́n mọ̀ pé mo ṣe báyìí kí wọ́n mọ̀ pé ń ṣe báyìí kí wọ́n mọ̀ pé báyìí báyìí iṣẹ́ yẹn náà ó bàjẹ́ ni o iṣẹ́ yẹn náà ó bàjẹ́ so yóò sì padà di pé gbogbo sẹ́tẹ̀yàn bá ń ṣe subhanallahil azim mélòó mélòó èèyàn tó sì pé iṣẹ́ rẹ̀ ti padà di pé àwọn sẹ́tí ń gbogbo ẹ̀ ayé ní ṣe fún so gbogbo sẹ́tí ń ṣe ayé ní ṣe fún kò síṣẹ́ ẹyọ kan máa bá irọ́ so irọ́ ní báyìí ni ò Ibadallah tàbá ti wá mẹ́lẹ̀ májẹ̀mú kejì ìyẹ́ kejì tẹ́yà fi máa ń jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sì pé gbogbo jọ́sìn ta bá ń ṣe ó gbọ́dọ̀ wà ń bẹ̀ òun náà ni al-mutaba'a mutaba'atu man mutaba'atu rasulillahi sallallahu alaihi wasallam kama tẹ̀lé òjísí Ọlọ́run Ọba níbi àkàtà ń Allah bá subhanahu wa ta'ala rán òjíṣẹ́ fún wa kìí ṣe kápa fi wá máa jọ́sìn fún kìí ṣe káka fi máa kíbi muhammadu sallallahu kìí ṣe ìdí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi rán òjíṣẹ́ fún wa nìyẹn so ìdí tí Allah bá subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ fún wa so Allah bá subhanahu ta'ala sọ nínú Qur'an Allah bá ní laqad manna idh ba'atha fihim rasulan min anfusihim nígbà tó sì pé Ọlọ́run bá gbé òjíṣẹ́ dìde látara wọn yatlu alayhim ayatihi ó ń ka àwọn àyàtọ̀ Ọlọ́run bá fún wọn wa yuzakkihim in sì ń fọ̀ wọn wa yu'allimuhumul kitaba wal hikma in sì ń kọ́ wọn ní tírà Ọlọ́run bá àti súnnà rẹ̀ súnnà tannabi sallallahu alaihi wasallam tó náà ti jẹ́ súnnà tọ́lọ́wọ́ ba wa in kanu min qabl gẹ́bọ̀ ìsìpé síwájú lafi dalalin mubin so inú àánú tó hàn gẹ́rẹ́ ni wọ́n wà bákan náà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba tó sọ fún wa pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àárọ̀ àyàfi pé fún gbogbo ọmọ èèyàn bashiran wa nadhira olùfúnni ní ròdùnú àti olùkúnni nílọ walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé àwòjíṣẹ́ yìí wọ́n rán sí gbogbo ayé ni ó yẹ ká máa tẹ̀lé ni kò yẹ ká máa jọ́sìn fún ó yẹ ká bàbàrà rẹ̀ kò yẹ ká yẹpẹrẹ rẹ̀ ó yẹ ká máa tẹ̀lé níbi gbogbo alámàrí wa ni kódà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sọ fún wa radiyallahu anhuma gẹ́bọ́ sí sọ ní pé bẹ́ẹ̀ bá ti gbọ́ ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́ bá fẹ́ pè yín sí nǹkan tó nífẹ̀ẹ́ nìyẹn àbú fẹ́ kọ fún yín nǹkan tí ò nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ní mo fẹ́ pè yín olùgbàgbọ́ òdodo sí nǹkan sẹ́ tẹ̀lé ati'ullah ẹ máa tẹ̀lé mi ọlọ́wọ́ bá wa ati'ur rasul ẹ máa tẹ̀lé òjíṣẹ́ ibadallah so ẹni tí ó tí ó tí ó sórí ire ìsìnkú annabi jù lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ sallallahu alaihi wasallam wọn lẹni tí ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam so wọ́n nílẹ̀ nínú hadith annabi sallallahu alaihi wasallam ní pé àwọn èèyàn kan wọ́n wà bá annabi lọ́jọ́ ọ̀gbìnde gbogbo wa pátápátá gbogbo wa pátápátá al'umma yìí al'umma annabi sallallahu alaihi wasallam so ibi tá ti pàdé annabi ibi haudu ni ibi haudu anábi yóò ma welcome al'umma rẹ̀ àwọn al'umma rẹ̀ yóò ma múmi anábi wa ma ráwọn èèyàn kan nínú al'umma rẹ̀ ah, àwọn al'umma mi náà ni a màláìkà ma wá lé wọn dànù ẹkùn bí wọ́n ma lé wọn dànù wọ́n ma lé wọn dànù anábi mi ni al'umma mi ni wá wọ́n ni ó ma tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ibadallah gbogbo sẹ́ta bá ń ṣe mọ́jẹ̀ mú méjì ìpọ̀lọ̀ wọ́n bẹ̀wọ̀ kó sí pọ́lọ́wọ́ ọba nìkan là ń ṣe fún e ibadallah eh ó ṣe pàtàkì o iṣẹ́ wa ẹbọ ò gbọ́dọ̀ wọ́ o iṣẹ́ wa ẹbọ ò gbọ́dọ̀ wọ́ o mùsùlùmí ó tún jí lóru ó tún kípẹ́ ọlọ́wọ́ ọba mùsùlùmí ọlọ́wọ́ ọba ò tún fún láyé yìí bí ẹ̀bá fún láyé kò dí alkiyama kú àmá mùsùlùmí míì ọlọ́wọ́ ọba ò tún fún láyé yìí sẹ́ ọlọ́wọ́ ọba ò fún láyé ó sì tún dẹ̀lẹ́bọ̀ọ́ ó tún pàdánù ayé ó tún pàdánù alkiyama nítorí kíni ibadallá bákanáà ibadallá ká jìnà sádádálẹ̀ níbi gbogbo ta bá ń ṣe anábi sallallahu alaihi wasallam sọ pọ́lọ̀ ọbọ̀ ní gbé àdádálẹ̀ májẹ̀mú méjèèjì yìí gbogbo ìjọsìn ta bá ń ṣe ó gbọ́dọ̀ máa pín bẹ́ẹ̀ ní pé mò ń ṣe torí Ọlọ́run Ọba mò ń ṣe fọ́lọ́run Ọba nìkan ṣoṣo ìyìn mọ́rogún papọ̀ mọ́ Ọlọ́run ìyìn mú kankan papọ̀ mọ́ Ọlọ́run bákaná ìgbà iṣẹ́ tí mo ń ṣe yìí bá nàbí ṣe ní ṣe ní ṣe sallallahu alaihi wasallam ìgbà tí mo fẹ́ kírun bá nàbí ṣe ní kírun ní kírun ìgbà tí mo fẹ́ ṣe sàárà bá nàbí ṣe ní ṣe sàárà ní ṣe sàárà ìgbà tí mo fẹ́ gbàwẹ̀ bá nàbí ṣe ní gbàwẹ̀ ní gbàwẹ̀ ìgbà tí mo fẹ́ sàdúà bá nàbí ṣe ní sàdúà ni mo ń sàdúà bá nàbí ṣe sàdúà lèmi náà ń sàdúà ibadallah ah oríire tó tó eléyìí ò sí ibadallah sórí tó tó eléyìí kò sí ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ṣe ní rọrùn fún ah, láti máa tẹ̀lé annabi sallallahu alaihi wasallam láti máa tẹ̀lé ìmọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá subhanahu in tí yàn bá ṣe fọ́lọ́wọ́ bá ma kana lillahi yabqa in tó bá jẹ́ tọ́lọ́wọ́ bá ní ọmọ bẹ̀wọ̀ alimamu malikin alimamu malikin rahimahullahu ta'ala so nígbàtí alimamu malikin tí ń kọ almuwatta tí ń kọ muwatta rẹ̀ wọ́n wá sọ fún alimamu maliki pé ah, muwatta tó ń kọ yìí àwọn èèyàn àwọn ẹlòmí ti kọ àwọn nǹkan tó jọ rẹ̀ àwọn ẹlòmínà ti kọ àwọn nǹkan tó jọrọ ẹ̀ síwájú èyí tí wọ́n náà ń kọ yìí kí lé tọ́wọ́ tó ń kọ tí ẹ gbólóhùn tí ma malik pè lọ́dọ̀ ẹ̀ náà ni pé ma kana lillahi yabqa in tó bá jẹ́ tọ́lọ́wọ́ ọba yóò ma bẹ ni o ibadallah tó bá ṣe pé orí àwọn ọmọ rẹ nítorí ọlọ́wọ́ ọba tó bá ṣe pé torí Ọlọ́run ọba ni yóò máa bẹ lẹ́yìn ìgbà tó bá lọ so yóò máa bẹ lẹ́yìn ìgbà tó bá lọ tó bá ṣe pé ṣẹ́ dáadáa kan wà tó wọ̀nà lọ́wọ́ tó bá ṣe pé torí Ọlọ́run ọba ni yóò máa bẹ mélòó mélòó ṣẹ́ tẹ́lòmí ń jẹ́ àǹfààní rẹ̀ nínú sàárì rẹ̀ dòní ó sì ti kú láti gbàyé ànábì sallallahu alaihi wasallam ni ibadallah ẹ jẹ́ ká ronú sáwọn sẹ́wọ́ bákanáà in tó bá jẹ́ sallallahu alaihi wasallam tó bá bá mú lọ́lọ́wọ́ gbogbo so ní tó bá jẹ́ súnnà nẹ́bì sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ bó gbà nígbà sílẹ̀ ìbámu sílẹ̀ ìbámu sílẹ̀ ìbántá nẹ́bì sí mú já sí báyìí ibadallah kí yẹn wá sí súnnà kékeré wallahi wabillahi watallahi ó dájú kí yẹn máa sí àdádálẹ̀ tó pọ̀lọ̀ kí yẹn sí súnnà kékeré ibn Mas'ud ó ní al-ijtihadu fi sunna al-iqtisadu fi sunna khayrun min al-ijtihadi fi al-bid'a so kí ẹ máa ṣe wọn bá nínú sunna ó dájú kí ẹ máa lálàsí lọ lórí tọ́lọ̀wọ̀ bò nígbà o ibadallah barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati الحمد لله على نعمه وإحسانه وأشكره على امتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ألوهيته وربوبيته وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه عباد الله The two conditions of the acceptance of deeds in Islam, which are very crucial, very important, that whatever deeds that we do in Islam, and these two conditions are not found in them, then it is not, it is not accepted. As the Prophet ﷺ has explained this to us. As Allah subhanahu wa ta'ala himself has explained this to us. Because Allah subhanahu wa ta'ala, our creator, our Lord, our God, the only one worthy of our worship, the great, the powerful, the one, Allah subhanahu wa ta'ala. He has assigned everything and organized everything properly. And then after that, he has explained everything to us. This is what I will accept. This is what I will not accept about Allah. Then it is upon us to follow Him. It is upon us to follow the commands of Allah, to follow the path of Allah, to follow the path of those that Allah subhanahu wa ta'ala are pleased with, the messengers, those that Allah subhanahu wa ta'ala sends to us. About Allah, the two conditions of acceptance of deeds whatever you do of it you must place them on these two scales is it for the sake of Allah alone did you do it for Allah alone while you are doing it did you associate any partners with Allah in it that ibadah are you doing it for something else are you seeking protection from something else apart from Allah you are seeking protection from amulets from rings from chains from what you put under your car from, your, from what you put under your pillow when you sleep and not from Allah subhanahu wa ta'ala you are associating with Allah subhanahu wa ta'ala something in his worship and also you do it for the sake of Allah not for the sake of dunya so that you can be praised so that you can be lavished with praise and you can be exalted and magnified and raised ibad Allah Whatever we do, it must be for the sake of Allah subhanahu wa ta'ala alone. Him alone. Al-Wahid al-Qahar. Al-Aziz al-Jabbar. It must be for the, for the sake of Allah subhanahu wa ta'ala alone. He is the only one worthy of our actions. Our salah, our siyam, our zakah, our sadaqat, our qiyam. Everything we do of worship, only Allah subhanahu wa ta'ala is worthy of it. No one no one is, is worthy of that great action you are doing for the sake of Allah just for two minutes of fame just for two minutes of praise just for two minutes of being lavished with praises about Allah it is not worth it but most people do not know also about Allah whatever we do of worship whatever we do of worship It must be upon the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. It must be in line with what the Prophet sallallahu alaihi wasallam said. The way the Prophet said it, when he did it, how he did it, the amount he did, the way he did, every way the Prophet sallallahu alaihi wasallam did it. This is very very important to Ibad Allah. You don't say, ah no, that is the Prophet and this is us. We don't dictate to Allah, who are you Ibad Allah? Ya Abdullah, you slave of Allah, you that you are from sand, you are from semen, you are nothing before, and you are weak, and Allah subhanahu wa ta'ala can do as He wants to you. Ibad Allah, humble yourself to Allah. Humble yourself to Allah subhanahu wa ta'ala. Worship Allah subhanahu wa ta'ala with what He commands, not with what you want. Humble yourself to Allah. Who Allah is Allah. Who Al Wahid. القهار الجبار العزيز الرحمن الرحيم المالك المتدبر هو الله humble yourselves to Allah subhanahu wa worship Allah سبحانه وتعالى with what he commands not with what you want not with what you dictate from yourself who are you you are nothing but sand you will go back to sand you will be buried in sand you will be raised in sand you are nothing about Allah this is very very important These are the two conditions of whatever action we do in this life. It must be for the sake of Allah. It must be upon the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي مولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم أصلح الراعي والرعية اللهم أصلح الراعي والرعية اللهم انصرنا في بلدنا هذا اللهم انصرنا في بلدنا هذا اللهم ارزقنا يا رزاق اللهم ارزقنا يا رزاق اللهم من علينا يا منان اللهم من علينا يا منان اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم توفنا وأنت راض عنا يا الله اللهم توفنا وأنت راض عنا يا الله اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد